إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله سبحانه وتعالى أتسترى لكم إكاتكه fọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ará lẹ́rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó mọ̀ tẹ̀lé títí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò fi pa gbogbo ayé rẹ̀ wa alaikum assalam ibi tí a dé ní last week òun náà ni ibi tí sheikh náà ti mẹ́rin wá pé aljanna àti iná ó ti ń bẹ́ǹsìn So last week aka hadithi uh, now uh, before then aka hadithi no nígbà tí wọ́n sọ̀rọ̀ pé iná pé àwọn èèyàn kan wà tó ṣe pé wọ́n ó ṣe gbére ń bẹ àwọn míì wà tó ṣe pé àsìkò wọn nínú náà lọ́jọ́ so wọ́n wá mú gbólóhùn fàjí àbíhìm dọ̀bá ìrọ̀ dọ̀bá ìr tí mo sọ pé ìtumọ̀ rẹ̀ yé so but nígbàtí mo wò dọ́bírọ̀ jama'atun minan nas so wọ́n ma mú wọn wá níjọ níjọ so dọ̀bá ìrọ̀ dọ̀bá ìrọ̀ bí ma'ana jama'a jama'a so bákan náà unqud so bọ́nci fruit náà pẹ̀bẹ̀ so àkójọpọ̀ èso so lórí E, branch kan wọn ń pè ní unqudan wọ́n sì sábà máa ń lò fún inab wọ́n máa ń lò fún grape so kò jẹ́ bó ṣe fẹ́ so al-sheikh wá al-mas'alatu thaniya mas'ala ilẹ́gẹ̀ẹ́jì ta fẹ́ gbéyàwó fi ahli al-jannati wan-nar àwọn àwo gangan ni ó wà nínú aljanna àwọn àwo ni ó wà nínú náà wọ́n ni fa ahlul janna wọ́n ni àwọn tí ó wà ní aljanna hum kullu mu'minin àwọn ni gbogbo mu'mini wa mu'mina àti olùgbàgbọ́lóbìnrin billah olùgbàgbọ́lọ́kùnrin àti olùgbàgbọ́lóbìnrin tán gbàgbọ́ ní ọ̀rọ̀ ọba wọ́n ni wa ahlun nar ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ ọmọ náà kullu kafirin àwọn ni kèfèrí o wa kafiro àwọn ni gbogbo kèfèrí lọ́kùnrin àti kèfèrí lóbìnrin hum ahluha alladhina hum ahluha so àwọn ni ọmọ náà so àwọn ni ó jẹ ọmọ náà wa ha huna tanbihun ibi báyí wáre káwà pẹ̀rẹ̀ wa sákèsí ila anna man yadkhulu an-nar ala darbayn àwọn tí wọ́n wọ́n náà ìpín méjì ni wọ́n pín sí o ahaduhuma aláwọ̀kọ́ man kánàtí náàrù maswahu wa maqamahu da'im ẹni tó sì pé iná ni ó ma jẹ́ ibùgbé rẹ̀ àti tí ó ma dó sí lọ gbére wa humul kuffar àwọn ilé ìlànà kèfèrí o wal munafiqun àti àwọn manafiki nifaqan i'tiqadiyya àwọn tó sì pé ìjẹ́ manafiki wọn ó débi àdìsọ́kà wọn ó débi gbàgbọ́ wọn wani ad-darbu thani àwọn ará kejì nínú àwọn ará tí ó wọlé ta'ifatun min usati al-mu'minin àwọn àjọ kan nínú àwọn ẹlẹ́ṣẹ̀ náà àwọn mọ̀mìnì fa inna minhum tó ní pé ń bẹnu wọn o man tusibuhu an-nar tó ṣe pé iná bá bi ba'di dhunubihi nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kan thumma yakhrujuna minha lẹ́yìn wọ́n wà jáde kún bẹ́ fadlan min Allah eléyìí ọlá látọ̀dọ̀ Ọlọ́run ọba ni o وهذا الفضل أولي أولي إما, بشفاعة إما بشفاعة لا ترى إسفة من يأذن لهم بالشفاعة فيهم يعني طلع بابا فنيون لا تبقوا سفة فن أو برحمته محضا أبي كيرون بابا تنبلي دون شفاعة لا يسكون وسفة تربطان يباتي سفة إنه حديث الشفاعة أبي حديث àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni hadithu shafa'a náà so ní pé lẹ́yìn gbàtà wọn anbiya bá ti ṣìpẹ̀ àwọn malaika bá ti ṣìpẹ̀ Ọlọ́run bó tún wá ní nínú ọlá àtúnwò akhrij minan so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú alfazu tó wà nípa hadisi tó túnmọ̀ pé lẹ́yìn bàtí ṣàfáà bá tó ti wá ẹ̀lẹ́ ìdẹ́ wàríkùn sans ẹjẹ́ ń jẹ́ rọ́dù fún àwọn khawarij àti fún àwọn akílọ̀kọ̀rẹ̀ àwọn haddadiyya so àti fún àwọn haddadiyya na tó yí pé insha Allah a tún so adẹ́na ní pé akhrij minan nar ọlọ́wọ́n bó sọ pé ẹlọ yọnu náà o man kana fi qalbihi ẹni tó ṣe fún bẹ lọ́kàn rẹ̀ in tó lẹ́s tó lẹ́s tó lẹ́sì ju àkílùkọ rẹ̀ in tó dàgẹ́ bí seed in tó lẹ́sì tó wẹ́jú seed lọ àníbí adákọ̀ adnan lẹ́mẹ̀ta ní pé ọ̀rọ̀ àníbí sinarisi bí hadith yẹn pé ọ̀rọ̀ ọbọ̀ ó ṣe kéré tó so bí ó sì kéré tó so Sheikh Rabi fi hadith yìí lè pé sí àníṣẹ́ kò ní ṣe gbére nínú náà ẹni tó bá ní nǹkan báyìí ní inú iman so Sheikh Arafat sọ pé nínú àwọn mas'ala táwọn ma ń ṣe munakasha rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ hadith àfá ẹwà tó fi rí pé ó dà pé Sheikh Rabi kò kìí sí pé wọ́n fẹ́ gbà kankan bí àwọn tán bá dáa torí pé tẹbáwo Sheikh ọ̀tẹ̀mí tẹbáwo Sheikh bin Baz tẹbáwo àwọn mi mọ́kí fún wọn nípa àkílòkọ rẹ̀ àwọn tariku sọ́lá òun náà ni pé káfírin mọ́kí fún wọn tún wá ní pé kílùkọ́s mọ́kí fún wọn ní pé káfíìr ni àwọn dẹ̀ ma ń lo àwọn hadith tó lálàáfíà so bọ̀ tẹ́ ni pé mọ́kí Sheikh Rabi òun ni pé sẹ́ ọlọ́wọ́ bó tún yọ àwọn akẹ́kọ̀ọ́ núná so aláwọ̀kọ́ àwọn gbà pẹ́lẹ́ṣẹ̀ tó bá yẹ tárikù sọ́lá pẹ́lẹ́ṣẹ̀ ẹ̀rì pé a sì fi kàánà síwájú nínú tíra iṣẹ́ kò bẹ́ ìdínà sọ pé àwọn wá fẹ́ sọ pòsíṣà wọ́n sì so ní pé àwọn náà rí pẹ́lẹ́ṣẹ̀ ni wọ́n sì ní àwọn ń sọ kìí ṣe pé torí pé kẹba fi alọ́rù pé à ah, Sheikh Rabi lọ dẹ́rùbá Sheikh Obeidi ni tó bá fi sọ ara tí wọ́n pé àwọn láì níláàkàì tó ma ń dankaru tó ń sọ àwọn ṣẹlẹ̀ tó ń sọ di fíìmù so àti nǹkan tán lè fi negate so gbogbo bá so irú àwọn gà ní èkó gbogbo àwọn irú àwọn èèyàn dágbàdàgbà so bá ṣe máa ń ṣe nìyàn so but hakikotan ẹ̀rí pé in ti ṣẹ́kọ̀rọ̀ bí báwọn Haddadiyya pọ̀ lórí mas'ala yìí tó lágbára gan so yìí tó lágbára gan pé a níṣẹ́ tẹ bá dẹ̀ wo hadith yẹn tó tọ́ tẹ́tí yẹn bá wo hadith ṣàfáà yẹn tó tọ́ ẹn tó bá ní ìmáni tó ṣe ẹ̀ẹ̀má hadith ni hadith ṣàfáà ó súnmọ́ kí bàbá gamuwa so ó súnmọ́ tí wọ́n kí wọ́n kí so ó súnmọ́ gámọ́ wáyé ìwò bóyá mọ́ wá ok ok wọ́n mú wá so wọ́n mú wá bóyá tọ́rọ bá kàbí ṣàfán àbóyá wọ́n bà àbí tí ó bá jọmọ́ kàbáyìn so but hadith ṣàfán ni àwọn annabi ó ti ṣìpẹ̀ àwọn màláíkà ó ti ṣìpẹ̀ àwọn èèyàn ó ti ṣìpẹ̀ so ẹwòrò àwọn èèyàn tí ó ti kọ́kọ́ kóònù nẹ́gẹ̀ẹ́nẹ́ pẹ̀lú àwọn ẹ̀sìpẹ̀ yẹn so lẹ́yìn ìgbà ẹlọ́lọ́wọ́n gbọ́ tó wọ́n sọ pé kan wá yọ kóònù náà kódà nínú hadith yẹn wọ́n dàpẹ́ méjì gan ni ó tún wá pé kan tún hadith yẹn ni Sheikh Rabi' fi ń lò sẹ pé a níṣẹ́ kò jẹ́ gẹ́fẹ́ so but a kílò kọ́ rẹ̀ fún gbogbo ẹ̀ wọnú ara wọn so gbogbo ẹ̀ wọnú ara wọn so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìkẹ́ rẹ̀ pọ̀ gẹ̀ so anú rẹ̀ sì pọ̀ gẹ̀ so but ala kulli hal òun ni pé àwọn kan wó kó nuna so wó kó nuna so fadlan min Allah ọlá ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá so torí pé àwọn nínú àwọn kátà wọn Haddadi àfẹ́sẹ̀ rí pé wọ́n fẹ́ oh, ní ó nítorí ṣàfáà ní wọ́n sọ pé ṣàfáà yìí ṣe fún mìírí wọ́n ni ṣékọ̀ọ́ mi ṣe rọ́dùn wọn pé àníṣẹ́ ara hadith ó wá pé lẹ́yìn ìgbà tán bá ṣe ṣàfáà tẹ́ni so oríṣiríṣi oríṣiríṣi ṣá wọ́n ni fahadha al-fadlu imma bi shafa'ati man ya'dhana lahum bi shafa'a fihim ó lè jẹ́ pé nítorí àwọn tọ́lọ́wọ́ bá gbáyàn tọ́lọ́wọ́ bá fún níyànda pé kí wọ́n ṣe ṣàfáà fún wọn aw bi rahmatihi mahdon àbí látara tí ó àánú ọlọ́wọ́ bá nìkan dúnà ṣàfáà tí ó sì ṣàfáà ń bẹ̀ méjèèjì èyàn búrò mọ́ méjèèjì dáadáa pé ó lè ṣẹlẹ̀ pẹ̀lú ṣàfáà ó sì lè ṣẹlẹ̀ pẹ̀lú pé fún àánú ọlọ́wọ́ bá nìkan wọ́n ni wal adillatu ala hadha wọ́n ni àwọn ẹ̀rí lórí ìpìlẹ̀ yóò النصوص المتواترة في الشفاعة àwọn ẹ̀rí tó pọ̀ débi pé kò ṣe dìnáì nípa ṣàfáà ni ó wa minha qawluhu sallallahu alaihi wasallam nínú rẹ̀ ní gbólóhùn annabi sallallahu alaihi wasallam yaqulu Allah so ọlọ́wọ́ bó sọ ẹmọ́ wọ hadithi yóò hadithi tí ti sipẹ̀ wa so àwọn annabi sípẹ̀ wa shafa'a al-mu'minun àwọn olùgbàgbọ́ ti sípẹ̀ wa lam yabqa illa arhamur rahimin kò wá sẹ́ni tó kù báyìí àyàfi ẹni tó ń kẹ́yàn jù nínú gbogbo àwọn kẹ́nikẹ́ni so wọ́n ni wa qawluhu sallallahu alaihi wasallam wọ́n ni àti gbólóhùn annabi sallallahu alaihi wasallam tí annabi ni amma ahlun nar ẹ̀rí àwọn ará náà alladhina hum ahluha àwọn tó sì pé àwọn gangan ni wọ́n jẹ́ ahlu rẹ̀ so wọ́n ni fa innahum ẹmọ̀ wọn káwọ́ amma ahlu an-nar alladhina hum so àwọn gangan ni wọ́n dáná fún so àwọn gangan ni wọ́n dáná fún fa innahum la yamutun àwọn ẹni yí àwọn oníkún tí wọn la yamutuna fiha wala yahyawun bẹ́ẹ̀sì ni wọn ní sẹ̀mí walakin nasun wọ́n ni ṣùgbọ́n àwọn kan wá wà ó asabatuhumun naru bi bí hadith àwọn fa amatahum ìmáàtàtàn wọ́n ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fìyàjẹ wọn ní ìfìyàjẹ hatta idha kanu fahman títí tó fi ṣe pé wọ́n fi di èdú wọ́n fi dúdú síbẹ̀ udina bi shafa'a wọ́n wà gbà wọ́n yọ̀dá kan wọ́n sípẹ̀ fún wọn faji'a bihim daba'ira daba'ira wọ́n ma wọ́n wá ní níjọ níjọ wa ala hadha wọ́n ní sẹ́wárí lórí ilé ìta sọ yóò ajma'a ahlus sunnati wal jama'a ni ahlus sunna wal jama'a lẹ́nu wọ́n kúrè lórí kẹrin dákùn mọ́ ń sọ fún wa nìyẹn pé èyàn ní láti máa ka àwọn tírà rúrúdù gan wallahi gbogbo ẹni tó bá ń ṣe tẹ̀síìdì yẹn nínú àwọn tírà rúrúdù kódà àwọn ẹ̀tọ́ bá ti tẹ̀síìdì yẹn nínú tẹ́rọ kò fẹ́ kí ìmọ̀ kó jìnnà kó strong again. tó ní pé ẹwọ bá ṣe ẹwọ ẹnu wọn bá bá ṣe rọra ṣàlàyé rẹ̀ ń bí yes ẹni tó bá jẹ́ olùtẹ̀lódòdó yóò mú bẹ́ yóò sì kò ní jẹ́ kí nǹkan kan dàrú mọ́ lọ́wọ́ yóò mọ̀ rìn bẹ́ẹ̀ tí ó fi bọ́lọ̀ ọba ṣùgbọ́n téèyàn bá rọ́dù fáwọn ọmọ fẹ́sílà tíra tán fi ṣe rọ́dù fáwọn àkílọ̀fọ́rẹ̀ àwọn khawarij àti tíra tán fi ṣe rọ́dù fún àwọn tekfiri àti tíra tán fi ṣe rọ́dù fún àwọn haddariya so tí a bá ka àwọn munakọ́ṣà Sheikh Rabi' pẹ̀lú àwọn haddariya gan èyí ó rí ìmọ̀ èyí ó rí istinbat èyí ó rí istinbatos the same thing náà kódà kó ṣe pé tó jẹ́ eh, fiqhiyya ẹ̀rí ìmọ̀ mọ́sáàzí epo ti kàánù fíkù tẹ́lẹ̀ ó kàká bóyá kò ju péjì méjì lọ́ta fi sàlàyé rẹ̀ wọ́n wà kọ péjì 200 láti fi rọ́dù lè lórí tó ẹni tí máa ń sọ fún ọgbọ́n kàtílà rùdùdù wallahi ó fẹ́ kó bọ̀ ní sẹ́wọ̀n kẹ́ so tí yóò gbọ́ yóò wà gbọ́ yóò kìí nǹkan sọ ní tó ní pé tó bá fi gbọ́ yé báyẹn tó bá fi kàtílà rọ́dù yẹn gbogbo ẹni tó bá fẹ́ wá kó bọ̀ pẹ̀lú rújú àti tó bá kà tó gbọ́ yé ni o tó dẹ̀ múlò tó dẹ̀ tẹ̀lé àti rí àti gbogbo ọ̀nà tí ó bá wá ó mọ̀ fáyà rẹ̀ ó mọ̀ kó fún ni pé àníṣẹ́ kò wọlé kò wọlé so èyàn nìdí láti mójútó tíra rúrúdù gan gẹ́bí níbi pé aljanna àti iná méjèèjì ó ma bẹ wa annahuma la tafnayan ní pé méjèèjì ò dẹ̀ ní tán so méjèèjì ò dẹ̀ ní tán so creator sí tẹ̀fín kọ́kọ́ discuss the mas'ala yìí so kílùkọ́ rẹ̀ òun náà ni wípé àwọn Mu'tazila àwọn gbà pé aljanna àti iná wọ́n so aljanna àti iná yóò tàn so ó wá ní bùkátà kéèyàn yẹ̀nà náà rẹ̀ pé irọ́ ni nǹkan tí wọ́n sọ torí pé àwọn sọ pé tí aljanna àti iná tó bá fi ń bẹ lọ ó túnmọ̀ pé àwọn méjì náà ń bẹ lọ ní bí bẹ tọ́lọ́wọ̀n ọba náà nìyẹn so torí pọ́lọ́wọ̀n ọba nìkan ló gbọ́dọ̀ máa bẹ lọ gbére so oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rí àti àwọn príncipù tán ti gbé kalẹ̀ tá fi da Qur'an àti sunna rú Sheikh Ubaidi ni dallat zawahirun nususi min alkitabi wa sunna wọ́n ní ó tọ́ka in tó hàn gẹ́rẹ́ nínú àwọn ẹ̀rí tó wà nínú Qur'an àti sunna ala dawamil jannati wan nar lórí pé aljanna àti náà ma bẹ̀rẹ̀ gbére ni o wa adami fana'ihima àti pé méjèèjì òní tán wọ́n fa amma aljannatu wọ́n ni ìrálì o fa qala ta'ala fi ahliha ọlọ́wọ́ bá sọ nípa àwọn èèyàn tí ó ma gbé bẹ́ẹ̀ pé fàfil jannati khalidina fiha ní pé aljanna ni wọ́n ma wà ó tí wọ́n ma gbébẹ̀ lọ gbére so fa akhbar allahu ta'ala ọlọ́wọ́ bá fún wa níro annahum khaliduna fiha abada ní pé wọ́n ma gbébẹ̀ lọ gbére wọ́n ni fa zahiru wọ́n ni tí ó hàn bí aya tó hàn ah, annahu muttafaqun ala baqaiha ẹni pé ẹnu kò lórí bíbẹ̀ rẹ̀ so li'annaha ni'matullahi ala awliya'ihi torí pé ìdẹ̀rẹ̀ Ọlọ́run bá ní fún àwọn ọ̀rẹ́ rẹ̀ so wa a'zamu na'imihi ridwanullahi alayhim ìyọ́nú Ọlọ́run bá tó wá gajù fún wọn òun ni ìdẹ̀rẹ̀ Ọlọ́run bá tó wá gajù fún wọn òun náà ni ìyọ́nú rẹ̀ fún wọn wọ́n ni al'amurul qala ta'ala fi ahli aljanna wọ́n ta bá wo wọ́n ní ẹ̀rí aláwọ̀kọ́ ìkàláwọ̀kọ́ òun náà ni zahiru adillatil kitab òun náà ni tó hàn gẹ́rẹ́ níbi àwọn ẹ̀rí Qur'an wọ́n ní qala ta'ala fi ahli aljanna ọlọ́wọ́ bá ń sọ nípa àwọn ọmọ aljanna pé ààhùnà ibi báyìí kíyàn sí rọ́dù fún ọ̀rọ̀ kẹrin tó jẹ látọ̀dọ̀ ẹnìkan látara jahl àtara hawa so ah, in tó sì dá ní pé máa fi ìmànà àwọn olùmọ̀ kíyàn máa fi sèmànà kíyàn máa dẹ̀ kíyàn sì máa fi ìdájọ́ ah, àwọn olùmọ̀ kíyàn máa fi gáìdà rẹ̀ kíyàn sì máa jìnà sí àwọn bídá àtàwọn ṣubuhati

wọ́lá àwọn èèyàn kan wà sí pé ìgbà tí èèyàn mú ọ̀lọ́dọ̀ wọ̀nyẹn mọ́ pé ah tí a bá fi fàwọn ilé ìwọ̀ ìbòlè yóò ti wá kéwú èèyàn ti sún wẹ́lẹ̀ lónìí wàlá èèyàn kò sí kò lápa rárá ti ara kò lápa rárá ti ara kódà èèyàn tún dúpẹ́ fọ́nà ọba gan sí ni so kò nídìí kéèyàn lọ máa gbọ́ ámbèlè tàbí àwọn tó bídọ̀ wọn ti wà wà bọ́ hẹ́rọ̀ kí ni sẹ́lá fífẹ́ máa wá kí mọ̀ á gbọ́ tí ó mọ̀ jókòó yóò mọ̀ gbọ́rọ̀ wọn yóò mọ̀ tẹ́tí sáwọn ẹ̀rùjútọ́ mú wá so Allahu ta'ala yẹn ní láti láti máa tọ́nà rẹ̀ sí gan so wọ́n náà ni wípé ìkẹ́nà àwọn èyàn kan sọ ń pé fadkhuluha khalidin ní pé kan wọ̀ kan ma ṣe gbére lọ́mbẹ̀ Allahu musta'an ẹni ẹbí ń ṣe ẹ̀rí fún pé ìbá máa sọ ní irú àyè báyìí but a ní kílọ́kọ rẹ̀ nígbàtí ẹnu ẹni tí ó narrate pó ṣẹlẹ̀ bíbà pé ẹniyàn fi confuse ẹniyàn náà so kíyàn fẹ́ kan ẹniyàn náà rẹ̀ so ẹniyàn mú wá láti fi justify àwọn tán sọ pé wàdàkúrù bàbà sujjada ní pé máa tẹ̀kí ló túnmà sí pé tafsiri ráyìí so tafsiri ra'ayi ni so wẹ́ra sí tọ́lọ́wọ́ bá ń sọ ní pé kí wọ́n wọ́bẹ̀ ní ruku'an so gẹ́gẹ́ bó ṣe wá látọ̀tọ̀ ibn abbas ní tafsiri ibn abbas so kí wọ́bẹ̀ ní ruku'an but tí tó ń sọ ní kama ruku ẹ̀ eh, sujjada ni ẹ sífà tí ó wà láàzímọ̀ lọ fún wọn ni kama ti wọ́bẹ̀ tẹ́ wọ́n mọ̀ tẹ̀ lọ ni so ó wá mọ́ ìrìwá pé torípọ́nà ọba náà sọ pé òdòkùlú ha khalidin

aburú ní kó sọ̀rọ̀ ẹwọ ẹwọ gbólóhùn tí imam ahmad sọ tí alamil qayyim sọ nínú i'lamul waqi'in imam ahmad kó ìra kó bèèrè ìbéèrè kó yí pé kámátì rẹ̀ nìkan ló ti dáhùn bèèrè yẹn rí kan wá sọ̀rọ̀ ara wọn àbínkà kódà wọn máa ń kìlọ̀ fún àwọn tòláàbù wọn pé iyyaka an tatakallama fi mas'ala laysa laka ó dọwọ́ rẹ̀ kó sọ̀rọ̀ ń pa alámàrí ipò lẹ́ni tó ti síwájú rẹ̀ lórí ẹ̀ so àwọn imam ahmad ni so an bèèrè ta sí èyàn tí èyàn ò jama kẹ́kẹ́ so wọ́n ni ẹ̀ pé torí pé khalidi ni náà ẹwọ bí èyàn sí ń fi kùránì gbára wọn wallahi tí ṣubá ma ń bí ní èyí tí kẹ́yàn máa jókòó kẹ́yàn máa fi countless hours kẹ́yàn máa fi gbá wọn bídá ní tó ma ń bí níyàn kẹ́yàn máa fi bọ́ ṣubá ní tó ma ń bí ní àbí kó work towards rẹ̀ kó gbìyànjú kó gbìyànjú bọ̀ tẹ́ rí ó burú ó burú jáì kí ẹmọ dìná ìdájọ́ ju kí ẹmọ sí nǹkan ẹgan lọ ó burú kí ẹmọ dìná ìdájọ́ ju kí ẹmọ sí nǹkan ẹyẹ gangan lọ kódà àwọn àyè wà tó ipé tí a bá fi dìná ìdájọ́ kìí sáyé ní sọ kìí sí pẹ́ ní àbírùn kaba ní sọ àwọn àyè wà tó bá fi dìná ìdájọ́ ó sì di kèfèrí so tí a bá fi dìná ìdájọ́ in tọ́lọ́wọ́ bá mú wá straight inú Kùránì pé haram ni ó ní halali ni so ó sì di kèfèrí ó ń ṣe inkaru àwọn afọ́ ni ó ń ṣe inkaru kí ní ẹ̀yàn so ní pé ẹni tó bá àǹkárọ̀ hurma rẹ̀ ẹni yẹ́ sì di kèfèrí ẹni tó bá àǹkárọ̀ wujubu rẹ̀ ẹni yẹ́ so ẹ máa wò ẹni tó bá yẹ kóhun ń ṣe ẹ̀ṣẹ̀ ni

kò sí tó sọ tí ó lè mú tẹ́rẹ ohun tí ó mú tí yẹn tó ní kò sí tó sọ tí òun sì di kèfèrí báhùn tẹbára yẹn tí mú tí òun tí ẹlẹ́sẹ̀ tàhtà màṣíà ẹwọ ẹwọ a mọ́ dìná ìdájọ́ ẹwọ sí lágbára tó so rọ́dù tí wà jẹ́ fẹ́lẹ̀ ní pé àìmọ̀kan lélẹ̀ àìmọ̀kan àti àìfarabalẹ̀ àti kóbára ẹni àti ìfẹ́ Kùránì gbára wọn torí pé Ah, fàdàkúrù bába sujjada so halin ya bi fàdàkúrúha khalidin halin bọ̀ kò síbi tí wọ́n ti ṣe ìfìrọ́tù halu pé ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀kan ni nífẹ́ ẹ̀kan ló ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹniyàn kò rẹ̀ síbi tàbí ti ṣe ìfìrọ́tù halu pé ó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lọ mú gbogbo dakhaltu al-bayta musri'an ní pé mo wọ ilé yẹn lẹ́yìn tí ń ṣe kíni lẹ́yìn tí ń sáré so túnmọ̀ pé lẹ́yìn ìgbà tí mo tún wọlé tán èyí tún ń sáré kíni so kò bá láàká ìmú wọ́lá àìgbé láàká ìkàlẹ̀ àdánwò tó máa wà mí kéèyàn máa gbọ́ àwọn níbi gbogbo àwọn òwíkò ìta ló síwájú yẹn bẹ́ so èyàn ní láti bẹ̀rẹ̀ Ọlọ́run bàgà gbogbo tí ó mọ̀ sọ kí ẹmọ́ jọra rẹ̀ lójú ah, kí lẹ́yìn fẹ́ gbà ń bí gbogbo pálapàla àwọn súfí kí ẹmọ́ bàbàrà ọ̀rọ̀ àwọn súfí àwọn súfí yẹn wà bàbàrà wala hawla wala quwwata illa billah so èyàn jẹ́ bó sì ah, ẹ̀rí pé wọ́n ti sọ pé aljanna ẹnu kò lórí tí ẹ̀ nípa aljanna ò tíníta wọ́n ni wa amman nar wọ́n ni ẹ̀rí iná fa bayna ahli sunnati khilaf wọ́n ni àwọn ahli sunna ya fa inú wà lọ́dọ̀ wọn hal tafna aw ṣe yóò tán àbí kò ní tán wọ́n ni walakin as-sawab wọ́n ni ṣùgbọ́n nǹkan tó correct anna an-nar baqiya ní pé inú ma bẹ̀rẹ̀ gbére li zahiri adillati al-kitabi was-sunnah nítorí àwọn ẹ̀rí tó hàn gere nínú Qur'an àti sunnah wa minha qawluhu ta'ala nínú rẹ̀ ní gbólóhùn Ọlọ́run ní pé wọ́n ma ṣe gbére ń bẹ̀ ní khalidina fiha ọlọ́wọ́ bá tún wá ní abadan lọ láyéláyé ni o so túnmọ̀ pé khuludan abada so wọ́n ni wa qala qawmun min ahli sunna àwọn èèyàn kan nínú àwọn ahli sunna sọ pé yafna darku usati al muwahhidin ní darku level àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn tó mọ́ Ọlọ́run bá lẹ́yìn ọ̀kan ṣoṣo lẹ́bù tí wọ́n padà tán so òun ó tán ayé ilé yóò tán nù náà tẹ́ iná ilé àbí lẹ́bù ilé yóò tán ayé yìí dárùfù yóò tán li'annahu yantahi turbe yóò tán o bi nihayati ahlihi táwọn ti tán ay bi khuruji ahlihi minhu pẹ̀lú táwọn èèyàn náà tàbí àwọn èèyàn yìí àwọn èèyàn tó jẹ́ muwahidi tàbí ti kún bẹ wa hadha huwa ma rajjahahu shaykhan shaykhuna wani eléyìí ni in tí a fáwa tí wọ́n sọ kún ló tẹ̀sùn wájú a الذي سمعناه منه أنه مسبوق إلى هذا القول وني انتو هنين وروري تاقبولا تدو أفاوي so eri silsila silsila ni ma àwọn náà gbà látọ̀dọ̀ àfá àwọn so sheikh hamad so ẹ wá imagine sheikh hamadi tí sheikh ubaidi ń pè láfá wọn àfá ni wá jẹ́ sí sheikh nizar tí wọ́n zàká wọn wọ́n zàká sheikh nizaru ni wọ́n ní sheikh nizaru ní tẹ́síkíyà lọ́lọ́tọ̀dọ̀ wọn so sheikh nizaru tí sheikh hamadi tí wọ́n jẹ́ àfá sí sheikh ubeidi tán wọ́n zàká ní èjìbó wọn lára sí so nizaru ma ni so ẹwọ bí kíyàn má wọ́n kàn ń parọ́ tara wọn ni àwọn ò sì bàbàrà ń táwọn olùmọ̀ bá sọ ọlá pé dòdò yẹn wà comfortable fún wọn tẹ́lẹ̀ na fi wọ́n fi ń sọ ẹ̀rí pé sin tí ó wà comfortable fún wọn ma wọ́n ti yapa rẹ̀ so alamari wọn ti di ó ti dàrú láàrin ara wọn so alamari wọn ti dàrú láàrin ara wọn so sheikh hamadi tí wọ́n tí sheikh ubaidi ní sheikh na afáta wọn wọ́n wá zaka sheikh nizar ipò ọmọ kéwà àwọn níṣẹ́ àwọn mọ̀ àwọn sì mọ̀ lórí dáadáa so ẹni tí ẹni tí ó tó kálíbà báyìí so Sheikh Ahmad ẹni tí wọ́n ròyìn pẹ̀lú haiba tó tó lágbára gani wa so àgbàfà ni wa ẹni tó tó jẹ́ kálíbà báyìí wọ́n wá zaka Sheikh Nizam so ní èdìbò ti sọ pé Nizam so ẹ̀fì yóò fi yé ipa àwọn pípù yóò bàbára àwọn so wọ́n kàn wọ́n àwòdódó tí wọ́n tẹ̀lé sẹ́rí gbogbo wa dáwà ń bí lónìí gbogbo wa dáwà ń bí lónìí gbogbo wa ọba padà dánwò ní pé àwòdódó tàwà lórí ẹ̀ lónìí sóhun tẹ̀lé torí pé ó ń bọ́ ọmú báyìí àbóhun tẹ̀lé torí pé ó ń tẹ̀lé òdòdó àbúkọ̀díjá ma ń sọ kíníkà pé fáwọn tí wọ́n ń jòkó tó ma ń jòkó sí àwọn dárùsùn wọn pé tẹ́lẹ̀ ń tẹ́wàá ń bí ọlọ́wọ́n bá fi ń replace àwọn mìí ibo ni wọ́n wà nígbàtí dáwà bẹ̀rẹ̀ ni wọ́n wà so inú dáìpá ni wọ́n wà nígbàtí dáwà so ọlọ́wọ́ bá fi wọ́n wá replace àwọn ẹlòmíì so gbogbo wá níbàí ọlọ́wọ́ bó dán ọ̀ tí ó dodo yẹn sí tó fi ń tẹ̀lé ní pé torí bójó dodo lónìí àbí ọwọ́ pé ah, àwọn ilé ìtúṣe ó sì àpá àwọn kẹta ń sọ díẹ̀díẹ̀ ó fẹ́ wà modern àti ma ma bá wọn tí wọ́n àwọn ará nù lọ ní tí wọ́n sáwọn òun mọ̀ bá rí so ọlọ́wọ́ bó padà dán bóyó dodo so wọ́n ni ah, táwọn rí ni pé àfá àwọn yìí wọ́n ní àwọn kan ti sọ ọ̀rọ̀ yìí síwájú àwọn àfá wọn lakin nahnu natawaqqaf wọ́n ní ṣùgbọ́n ṣe rọ́rọ̀ yìí o àwọ́fẹ́ dúó lórí ẹ̀ hatta yathbutu indana títí tí ó fi rí tí ó fi wà lọ́dọ̀ wa torí pé kíyàn sọ pé ọ̀tọ̀ ní sọ pé ọ̀tọ̀ ní kíyàn sọ pé wọ́n sọ hatta yathbutu indana nafsun títí tí ẹ jẹ́ ká ṣe tàwákùf lórí pé ká máa sọ pé àyàwọn ọ̀sọ́ yóò tàn ẹ wo ẹ wo díkọ̀ níbi kíyàn máa tẹ̀lé ẹ̀rí ẹ wo díkọ̀ kíyàn máa tẹ̀lé ẹ̀rí ẹ̀rí kì ní ìlà lára Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen gẹ̀ ẹ̀rí lára wọn gan ẹ̀là ọ̀gá nígbà tí èèyàn gbakẹ́ lọ́dọ̀ Sheikh eh, Abdul Ilah so wọ́n sọ kíní gan pé sheikh eh, Salih Al-Uthaymeen wọ́n ní dé kọ́ níbi ìmá tẹ̀lé súnnà gan pàápàá jùlọ níbi àwọn tàbír ẹ̀ẹ́dì kíní gan tí wọ́n bá máa ń kàtíra sheikh Uthaymeen gan sheikh Uthaymeen máa ń correct ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ìrìn kàkún rárá sẹ́yìdá bàbá ní òsìn tó ti ń jẹ́ sẹ́yìdá ẹ̀ẹ́dì pé àwọn yẹn máa ń sọ gan sẹ́yìdá sẹ́yìdá Aisha kò wá látọ̀ ọ̀rọ̀ gbólóhùn yóò wá látọ̀ àwọn sàábé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí sẹ́kùtẹ́ ní ma ń correct gan sẹ́wọ́dé kọ̀ tẹ́rí ìtọ́lọ̀wọ̀n bá máa fi ń ṣe báyìí fún yàrá ní pé tí wọ́n náà bá gbéra rẹ̀ kalẹ̀ pé ìwọ́n ni gbogbo ayé rẹ̀ súnnà ló ọlọ́wọ́n bó wà máa gáìdì rẹ̀ gbogbo aspect life rẹ̀ tó wáyé bó máa fi súnnà darí rẹ̀ gan wo bí ó sì máa mú béribérí tó níbi ìmá tẹ̀lé ṣe wáyé kí gbogbo kìí ṣe aspect ẹyọ̀kẹ́ bó ṣe yẹ kí gbogbo life yẹn rí nìyẹn

so ìtẹ̀lé súnnà lè mísẹ̀ mí ò tẹ́ sọ̀rọ̀ ọmọ àbí kankan ìtẹ̀lé súnnà yẹn so ọ̀nà ọba subhanahu wa ta'ala wọn fi tọ́ sọ́nà so ṣe pàtàkì jẹ́ so wọ́n ni hatta yathbutu indana nassun min kitabillahi al-karim títí ta fi rẹ̀ nínú tírà Ọlọ́run ọba wọ́n ni aw min al-khabari as-sahih 'an al-ma'sum wọ́n ni àbí ta bá rí ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹni tí Ọlọ́run ọba ti sọ́kò wa min adillati sunnah nínú àwọn ẹ̀rí súnnà alhadithu sahih òun ni ẹ̀rí tó lálàáfíà so kí ni wọ́n gbà lérò ń bí àdílà súnnà lórí kíni lórí ìkílùkọ́ rẹ̀ wọ́n sọ bí bàkọ́ ohùnmá wa annahuma la tafnayan wọ́n ni yu'ta bil mauti so yí tó wọ́n rí fábà sí nìyẹn so wọ́n ni wọ́n mú ikú wá lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ kàháì àti kabshin amla ní àwòrán àgbò tí wọ́n mú wá láwòrán àgbò wọ́n ni fayunadi munadin wọ́n ni olùpòpẹ̀ kan wà pẹ́pẹ́ ya ahlal janna wọ́n ni yóò pẹ́pẹ́ àwọn ará aljanna wọ́n ni fayashra ibun wọ́n najú wọ́n wayan zurun wọ́n ma retí fayakuna hal ta'rifuna hadha wọ́n tẹ́ dá ilé ìmá fayakuluna na'am wọ́n ni bẹ́ẹ̀ ni hadha al-maut wọ́n ni kú ni wọ́n ni kú ni wa kulluhum qad ra'ahu gbogbo wọn sì ti wọ́n ni thumma yunadi ahlan wọ́n tó pípẹ́ àwọn ará wọ́n ni fayashra'ibun wọ́n ni wọ́n nága wayan hurun wọ́wọ́ wọ́n ni fayakul wọ́n ni wà sọ fún pé hal ta'rifuna hadha wọ́n ni ṣẹ́dá ilé ma fayakuluna na'am wọ́n ni bẹ́ẹ̀ ni hadha al wọ́n ni ikú lélẹ̀ wa kulluhum qad ra'aw gbogbo wọn náà sì wọ́n ni fayudhbah wọ́n wà du wani wala ya tasawwara annal ladhi yuzbah malakul maut wani kama ke ma rò pé tin wo du ni malakul maut o ma rò pé malakul maut wo du o wa innama alladhi yuzbah in tin wo du gangan huwa al maut nafsuhu o gangan ni kú fún rẹ̀ wani wa qad yaqulu qa'il wani ẹnìkan wá lè sọ pé kayfa dhalik bó lè lè ṣe jẹ́ walmautu ma'ana ikú nǹkan tó wà abstract ní kèsí nǹkan tó wà physical wọ́n ni fanakul a wà sọ fún ọ pé qad ajaba ibn al-qayyim ibn al-qayyim ti fèsì an hadha nípa ilé ijabatan shafiya ní èsì tó sì kíni èsì tó tó fi hadil arwah ila biladil afrah wọ́n ni qala al-imam rahimahullah wọ́n ní Ibn al-Qayyim sọ pé hadha al-kabshu wal idja'u wọ́n ní ẹ̀rí kabshu yìí agboyi wal idja'u àti ìfẹ̀gbẹ̀rẹ̀ lílẹ̀ wal dhabhu àti ìdú wal mu'ayanatu al-fariqayn àti pé àwọn ìjọ méjèèjì ìjọ tó wà lálìjẹ́ náà ìjọ tó wà nùnà wọ́n rí zálíkà haqiqa eléyìí bó sì bá sí júwẹ̀ náà ni ó sì ṣẹlẹ̀ kẹsí pé tí wọ́n sọ ní pé ara ara wọ́n kẹ́ ń sọ pé ikú oníṣẹlẹ̀ mọ́ na ń sọ so la imagination yóò ṣẹlẹ̀ ni so wala tamthil bẹ́ẹ̀ sì ni kìí pé wọ́n mú àpẹẹrẹ wá kama akhtaha fihi ba'du an-nas gẹ́ bá àwọn ní àṣìṣe tó ṣe kíni àṣìṣe tó burú jáì gan àṣìṣe tó yẹ kíyàn ṣe ni Ọlọ́run bá ń fún ọ ní ìrun kan gbá Ànábì ń fún ọ ní ìrun kan gbá kó máa sọ pé àárá kò rí bẹ́ẹ̀ kìnáyà ni majázi ni ara ọ̀ so kò yí ṣe bẹ́ẹ̀ hakíkọ̀ ni wọ́n ni wà kọ́ọ̀lá almautu arọ̀dù wọ́n ni mautu arọ̀dù ni kìí ṣe jauhar wọ́n ni wà láàrọ̀dù la yatajassam ṣẹ́rí kọ́ àìdà igangan in tí Ibnul Qayyim ń sọ́n bí òun ni àwọn Mu'tazila fi ma ń reject ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yọ́rọ̀ ọba òun ni àwọn Mu'tazila fi ma ń reject ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jọmọ́ ghaib na fi reject mizan na fi reject oríṣiríṣi nǹkan wọ́n ni al-mawtu arad ni pé mawtu arad ni arad ni láti pé kó tó lè ṣẹlẹ̀ ọ̀yẹ́ so nǹkan tó nídi jawhar láti pé kó tó lè ṣẹlẹ̀ òun náà ń pè ní arad so ní gbọ́ya bí nǹkan tó wá abstract wọ́n ni wàlá aradu la yatajassam wọ́n ni aradu rẹ̀ kò lè develop body gẹ́ bí ìfẹ́nsìn káwà ní ìfẹ́ wá di nǹkan tó lára so àbí ìkórìránsìn ó wá di nǹkan tó lára so àti bẹ́ẹ̀ wọ́n ni fadlan kò tí ẹ̀lẹ́ dáragan káti ẹ̀ tó wá sọ pé an an yuzbah ní pín wó tẹ̀wàdú bàtà ló sọ mọ́ kò lè dára sọ́nà sí wọ́n ló dáa ni wọ́n ni wa hadha la Ibn al sọ pé ilé yóò lálàáfíà fa inna gbé jáde látara kú àwòrán àkílùkọ rẹ̀ àwòrán àgbò tí wọ́n ṣe kíni tí wọ́n pa kama yunshi'u minal a'mal gẹ́gẹ́ bó ti ṣe pé ọlọ́wọ́ bó gbé dìde látara àwọn aṣẹ́ wa suwaron mu'ayyanan àwọn àwòrán tí ó wà specific suwaron mu'ayyana àwọn àwòrán tó ṣe pé yíó ṣe èyí ó fojú rí yusabu biha tí èyàn wọ́n fi sàn ẹlẹ́sàn o wà yu'aqabu tó ṣe pín wọ́n fi fi àjẹyàn so wallahu ta'ala yunshi'u min al-a'rab ọlọ́run ọba lè gbé jáde látara àwọn kan tó jẹ́ a'rab àwọn kan tó jẹ́ abstract àjẹsáàmàn àwọn ara eléyìí ó sì ṣẹlẹ̀ nǹkan báyìí yóò sọ̀rọ̀ nǹkan báyìí yóò sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan arwashmu so àtàwọn nǹkan mìíràn tó ti ṣẹlẹ̀ tó ní tí arwashmu tí Ànábì sallallahu alaihi wasallam rahmu sọ pé awsil man wasalani wa qatti' so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam àtọ́lọ́wọ́ bá tó ni آه، وينشئ من الأجسام أعراضا كنا آه، ينشئ من الأعراض أجساما تكون الأعراض مادة لها سواني أعراض يوادي ب آه، يوادي ب kí ni mo fẹ́ sọ yóò wá di Allahu musta'an fílì ní wá sí mi but fílì kò tú specifically wọ́n ni tẹkúnù àárọ́dù maddatan laha yóò wá di pé àárọ́dù wà ní kí náà pé yóò wá di pé àárọ́dù ní object nǹkan tó súnmọ́ jù tí mo fi lè tú ni àárọ́dù wà dì nǹkan tó ní object tó ní mádà ó ti yé ó ti yé náà so wọ́n ni wà tẹ̀kúnù àárọ́dù mádàtàn láha so wọ́n ni wà yún ṣe omínà àjísàm àárọ́dùn abstract kama yunshihu min al-a'rad a'radan gẹ́gbó ìsì pé ọlọ́wọ́ bá tún lè mú wá látara nǹkan tó jẹ́ a'rad a'rad wa min al-ajsami ajsaman ọlọ́wọ́ bá tún lè mú wá látara nǹkan tó jẹ́ ara ara so ọlọ́wọ́ bá wà qadirun lórí gbogbo ẹ̀ wọ́n ni ولا يستلزم jam'an بين النقيضين، naqidayn wọ́n ní kò dẹ̀ necessitate pé èyàn combine nǹkan tó jẹ́ opposite torí pé qaida kulliya òun náà ni pé an-naqidani la yajtami'ani abada so an-naqidani la yajtami'ani abada àwọn nǹkan tó bá jẹ́ opposite kò lè kò so àkílòkọ rẹ̀ so but eléyìí òun ṣe kékìní kò ń ṣe opposite ń kójọ papọ̀ wàlá shay'an min al-mahal bẹ́ẹ̀sì ni kìí ṣe pé nǹkan kan ni nínú àwọn nínú kan tí ó possible wàlá hajatan ila takalluf man qala bẹ́ẹ̀sì ni kò nídìí kí ẹsẹ̀ ma wá dàmú ara ẹni ní dàmú irú ẹni tó ń sọ pé inna dhabha li malakil maut nípa ẹni tí wọ́n dù òun ni malakul maut ọlọ́wọ́n bá ní maut ni wọ́n ni malakul maut ni wọ́n ni fa hadha kulluhu wọ́n ni gbogbo eléyìí min al-istidrak al-fasid ala Allah èyàn ṣe istidrak Ọlọ́run ọba ni èyàn follow up pẹ̀lú rọ́dù fọ́lọ́run ọba ni ìdán pẹ̀ ní istidrak ni so follow up reputation ń pẹ̀ ní istidrak so ẹbá ti gbọ́ istidrak wọ́n follow up but ìdán fi follow up pẹ̀lú rọ́dù ni so wọ́n ni èyàn follow Ọlọ́run ọba up pẹ̀lú rọ́dù rọ́dù tó ti pé rọ́dù fasid burúkú ni ala Allahi wa rasulihi fọ́lọ̀wọ̀ bá torí tí rẹ̀ wọ́n ni wà ta'awilul batil àti ìdá ọ̀rọ̀rú tó burú jáì alladhi la yujibuhu aql tó sì pé láákà ìwò fọ́sì ẹ̀gán wala naql bẹ́ẹ̀ sì ni ẹ̀rí gan náà ẹgbàwó min kalamihi kí a mọ́ gbọ́ àgbọ́yé nǹkan tí anẹ́bí sallallahu alaihi wasallam sọ nínú ọ̀rọ̀ rẹ̀ àbí kí a gbọ́ yí kí a ìfẹ́ máa ṣe fẹ́ núnà ni wọ́n ni fàzọ́nà hadha al-qa'il wọ́lẹ̀ tó wá ń sọ ọ̀rọ̀ yóò wọ́n wá rò pé anna lafzul hadith ní gbogbolóhùn ni wayazul ní pé tán sọ ní pé arab yẹn yóò disappear kò wá ní máa bẹ má wọ́n ní wayasiru makanuhu ní pé arab yẹn ti lọ allahu akbar ẹ máa wò ẹ máa wò sẹ́rí ìtàn sàlàyé kọ́ìdà kan ní kọ́ìdà táwọn Mu'tazila fi máa ń dínà àwọn sífà Ọlọ́run Ọba kódà nǹkan lè kò lè ṣe rẹ̀ Eh, báàs nípọ́lọ̀wọ̀bọ̀ ò lè ṣe ìgbéǹde so nípọ́lọ̀wọ̀bọ̀ ò ní gbé àwọn kò ọlọ́wọ̀bọ̀ lágbára láti gbé àwọn akílòkọ rẹ̀ àwọn ẹ̀dá dìde tán bá ti kú tán so òun náà ni pé yóò di adimenti wà dhanna ghalithun akhar anna al-'arad yu'dam wa yazul ní pé àrọ̀dù yẹn tó jẹ́ ikú yẹn òun ti disappear ó sì ti lọ wọ́n ni wa yasiru makanahu jismun wọ́n kàṣẹ̀ wá gbé jísmù mi wá arọ́ gidi lọ́ntẹ̀ wọ́n kàṣẹ̀ wá gbé jísmù mi wá yóò fi bá òun ní wàdó ìtíbìlì sí náà sọ ní pé à òun òròpọ́lọ́ wọn bá wà capable láti gbé àwọn ẹ̀dá dìde but in tí ó sẹ òun tó ń rò pún possible jẹ yẹbi philosopher tó ń jẹ òun ni pé ọlọ́wọ́ bó ní gbá àwọn tó ti kú dìde but ọlọ́wọ́ bó dá wọn mí ìtàjọrú wọn náà ní tuntun àwọn ọlọ́wọ́ bó wà gbé síná yóò wà tẹ́kíní yóò wà gbé sáàlì jẹ́mìnà so ẹwọ bó sí ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn ìròyìn burúkú so wọ́n ni wà yasiru makanahu jismun yuzbah ni àwọn ìpín méjèèjì táwọn júwe wa anna allaha òun náà ni wípé ọlọ́run ọba o subhanahu yunshihu min al-a'rad nípa ọlọ́run ọba ó lè gbé jáde látara àwọn kan tó jẹ́ a'rad o ajsaman àwọn kan tó jẹ́ kíni tó jẹ́ ara wa yaj'alaha maddatan laha yóò wá sọ jísmù yẹn di object fún yóò sọ di bí body fún so kama fi sahih anhu wani a ah, wọ́n ni gẹ́bí ó sì wá nínú sahih ní pé tẹ̀jí olbakọrọ̀tù ní pé albakọrọ̀ yóò wá so ọ́dá fi suratul baqarah ni wa alu imran àti sura alu imran yawmal qiyamah lọ́jọ́ gbẹ́ndé ka'annahuma so gẹ́bí bà pé غمامتان wọ́n mọ́ hadith yẹn wá bi bíbá sura nan ni pé iqra'ul quran fa innahu ya'ti yawm al-qiyama shafi'an li as'abihi iqra'u az-zahrawayn al-baqara wa surata ali imran fa innahuma ya'tiyan yawm al-qiyama ka'annahuma ghamamatan wa ka'annahuma ghayayatan aw ka'annahuma fariqan min tayrin من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة سوما حديث يواني فول so suratul al-baqara náà ni so wọ́n ni yóò wá bí cloud lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ so yóò wá bí cloud lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ wọ́n ní fahadihi hiya alqira'a wọ́n ní eléyìí gangan kíkà ní allati yunshi'uha Allah kíkà yìí lọ́nà ọbọ̀ wà dá ọlọ́wọ́ bó wà gbédìde ọlọ́wọ́ bó gbédìde jàre kẹsẹ̀ gbédá so gbogbo ẹ̀ náà wọlé gọọmọ amateyin ní pẹ́kẹ́ ni ọlọ́wọ́ bó gbédìde ní nǹkan sí yóò dàbí cloud wa kadhalika qawluhu so a hadithi wà tó wá dáadáa pé àwọn nǹkan tó jẹ́ arab ọlọ́wọ́ bó sọ wọ́n di àti sáàmù lójọ gbìndì wọ́n ni ọlọ́wọ́ bá sọ pé innama tadhkuruna min jalalillahi min tasbihihi wọ́n ni nǹkan tẹ́n àwọn nǹkan tí ẹ̀ ń dákọ nínú àwọn gbígbọ́ngbọ́n ọlọ́wọ́ bá tóbi min tasbihihi nínú àwọn nǹkan tó jẹ́ tasbihihi aw wa tahmidihi àti àwọn nǹkan tí ó jẹ́ àtàhmìlì Ọlọ́run Ọba wa tahlilihi àtàwọn nǹkan tó jẹ́ tahlil Ọlọ́run Ọba so gbogbo lè náà lamọ̀túnmọ̀ rẹ̀ yata'atafna hawla al-arsh wọ́n ma gather around al-arsh lahunna dawiyyun wọ́n wá ní sọ́ọ̀t wọ́n ní ohun tí ó sọ́ọ̀tún kọfí náà pè ní dawiyy wọ́n ní ohun tí ó rẹ̀lẹ̀ kàdàwíyìn náà bí ohun bàtà yudhakkirna bi na wọ́n ma na hin ẹni tí na ti àwọn náà a so so ni bọ̀bọ̀ zakiri náà ni so àìgbàgbọ́nú agbára ọlọ́wọ̀n ọba ni so àìgbàgbọ́nú àti pé ìwọ ló rúgbó ní láti defend ọlọ́wọ̀n ọba kí ẹ mọ́ láti defend ọlọ́wọ̀n ọba pẹ̀lú àánú tí 1000 tó pé àyọ́ 100 1000 ah la ilaha illallah so nǹkan 1000 tọ́lọ̀wọ̀ bó lè ṣe so òun lè dákọ̀ nǹkan 1000 tọ́lọ̀wọ̀ bó lè ṣe ah, ẹ wo ìròrí ṣe wọ́n mọ́ tó fà wallahi ìṣẹ́ bá gbọ́rọ̀ satinari kìí ẹ gbọ́rọ̀ àwọn mọ̀tẹ́sílà yìí ṣe mọ́ pé tó fà fún òun náà ni pé òun tẹ̀ láti justify argument kan bó sì máa ń tẹ̀lẹ̀ fún wọn nìyẹn bó sì máa ń bẹ̀rẹ̀ fún wọn nìyẹn so àwọn tàná ò yàtọ̀ sí tàwọn tòní náà àbáwọn tó nílò òun òfin bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn tàná sojú ọ̀nà kankan náà wọ́n rìn so ní wakadhalika qawluhu fi hadithi azabi al-qabri wa na'imihi wọ́n ní bákan náà gbólóhùn annabi sallallahu alaihi wasallam nípa ìjìyà sáré àti ìdẹ̀ra rẹ̀ li surati allati yaraha fún àwòrán tí yàn ó rí torípẹ́ tó bá sí àwọn èèyàn tó ń dákọ̀ hadithi dáadáa so ó ní dìkẹ́ àwọn àdísì kan tó ipé ó ti wà special fáwọn èèyàn kan tó ipé wọ́n ti gbígbà kan ti alákọ̀ àdísì yẹn máa ẹni ẹgbóhun ló gbà wá so wọ́n àdísì ìbàlọ́ ibn Azib so wọ́n sì máa ń fi ń tì sí Sunan Abi Dawud kan oye so wọ́n ni àwọn fún ní àdísì ìbàlọ́ ibn Azib tó wà nínú Sunan Abi Dawud so wọ́n ni àdísì tó ń sọ̀rọ̀ ń pa tí òkú bá kú àti ìrìn àjò rẹ̀ so wọ́n ni so wọ́n wá sọ́n bẹ̀ dáadáa rẹ̀ láwòrán tó dáa jùlọ iṣẹ́ ẹbú yóò wá rí láwòrán tó ṣe kí ni àwòrán tó burú jáì so wọ́n ni fayekulu man anta ẹni tó wá jẹ́ oníṣẹ́ dáadáa yóò wá sọ pé ni wọ́ fayekulu ana amaluka salih yóò wá ní èmi làwọn sẹ́ẹ̀rẹ̀ dáadáa wa ana ní èmi láti múra sí ìmá bẹ́ràn ọba gan àti ìmá ṣiṣẹ́ dáadáa ìmá bẹ̀lọ́wọ̀ bá gẹn inú iṣẹ́ tó sì dáa jù ní tawhid àkídà tó dáa wallahi tó bá yí pé tawhid ló mójútó tó fi kú ah èyàn jèrè gan lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọ tí èyàn mójútó ní amal ní ìṣiṣẹ́ ni ní ìgbọ́yé ni so tawhid àti àkídà inú àwọn abala tawhid tó ṣe pàtàkì jùlọ yìí abala tawhidi tó sì pàtàkì jù òun lè ìtẹ́ ọkọ̀ yìí so wani wa hadha haqiqatun la khayal wani haqiqa ne lè la khayal kìí ṣe imagination walakin Allah subhanahu ansha'a min amalihi suratan hasana ọlọ́wọ́ bá gbédìde ọlọ́wọ́ bá ansha ọlọ́wọ́ bá gbédìde ọlọ́wọ́ bá dá látara iṣẹ́ rẹ̀ àwòrán tó dáa وصورةً قبيحة حتي أولا تجاء أولا بروكو وهل النور الذي يقسم بين المؤمنين يوم القيامة يقسم بين المؤمنين يوم القيامة إلا نفس إيمانهم سو نورهم يسعى بين أيمانهم انتنا بس لو جاءوا بني إيمان وناني يوسي جاء نور فوان يابو يسيكي نور عن منافقي nífàkù wọn ni ó jẹ́ núrù fún wọn yóò fẹ́ dágbà pé wọ́n rí na báyìí so qila dkhulu faltamisu nura so ọlọ́wọ́ bó tàn wọn pẹ̀lú mẹ́nà náà gbọ́n wọ́n rò pé ìmẹ́lẹ̀ làwọn rí so yóò kà kú mọ́ wọn lọ́wọ́ lójìjì náà so bọ̀ yìí máa ni ẹ̀yàn ọlọ́wọ́ bó sọ di núrù lójọ gbẹ̀ndì alladhi yuqsamu bayna almu'minina yawm alqiyamah wọ́n ní tí wọ́n fún àwọn mu'mini lọ́jọ́ gbende illa nafsu imanihim so na ko ni imani wani wani ansha Allah lahum minhu nuran Ọlọ́run bá dá fún latara rẹ̀ ìmọ́lẹ̀ torí pé imani gangana láyé na ìmọ́lẹ̀ lọ́hùn wallahi ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ni imani láyé so in tó bá fi sọ nìyẹn pé wa ja'alna eh, آه، نورا آه، تمشي بولا سوا بولا يعني سوا سواني أنشأ الله سبحانه منه نورا يسعى بين أيديهم فهذا أمر معقول وني الله أبو دا إمالة يوم نواجهما فهذا أمر معقول وني أرطينا لبوي وللي لو لم يرد به النص وني فهذا أمر معقول لو لم يرد به النص wọ́n ní ọ̀rọ̀ tí yàn lè ronú ilẹ̀ gan lélẹ̀ tó yẹ kó lé ó ṣe gbọ́yé ni tó bá yẹ pé ẹ̀rí gan wá fún wọ́n ní farurudun nasubihi ẹ̀rí tún wá wá fún gan min babi tatabuqu sam'u wal aqlu wọ́n ní ẹ̀rí wá wá fún wárẹ̀ ó wá túnmọ̀ pé àti ìntẹ́yàn gbọ́ nínú ẹgbà wá àti làákàì ó sì kíni ó sì dédé ara wọn náà ni so wallahu a'lam wọ́n ní ila akhiri kalamihi àti ọ̀rọ̀ Ibn al-Qayyim èyí tó kù so rahimahullah wani qultu wani ma sọ pé fa hadha al-hadith wani hadith yíò Sheikh Ubayd nan sọ́rọ̀ sí báyìí lahu nazahiru kathira ó ní àwọn èyí tó jọ tó pọ̀ zakara Ibn qayyim Ibn al-Qayyim dákọ ta'ifatun àwọn tó pọ̀ gan nú rẹ̀ àwọn ó pọ̀ gan àdífi pọ̀ gan tó sì pé arọ́f ọ̀rọ̀ ọbọ̀ sọ́rí àti sáàmù lójú ọgbẹ̀ndẹ̀ so lọ́dọ̀ àwọn Mu'tazila báyìí gbogbo ẹ̀ náà wọ́n ti kí wọ́n gbà dànù wa minhu qawluhu sallallahu alaihi wasallam bákan náà nírẹ̀ náà ni gbólóhùn rẹ̀ tí wọ́n sọ pé yu'ta bil qur'ani kìí kan sáwọn tí wọ́n há lásán lónìí tó pọ̀ gan tó yí pé Nàìjíríà ni highest number wọn tó há Kùránì jù lágbàáyé so wọ́n ni taqdumuhu suratul baqara wa alu imran wa daraba lahum lahuma rasulullahi sallallahu alaihi wasallam thalathata amthal ma nasituhunna ba'd so wani a sura baqara fi ali imran wọ́n ni yóò wá síwájú rẹ̀ lójọ́ gbìndé wọ́n ni annabi sallallahu alaihi wasallam wọ́n mú àpẹẹrẹ mẹ́ta wá fún wọn wọ́n ni annabi ni ka annahuma ghamamatan wọ́n ni yóò wáwájú rẹ̀ ẹni tó máa ń ka Qur'ani lójọ́ àbí kódà gẹ́gẹ́ bí shade shade méjì tó dúdú wọ́n ni baynahuma sharakun láàrin méjèèjì ìmọ́lẹ̀ wá wà láàrin ṣédìyàn so auka annahuma khizqani min tayrin sawafa tuhajjani an sahibihima wọ́n ní àbíkó sí pé àwọn ọjọ́ ẹyẹ tí wọ́n pọ̀ gan ni wọ́n ní tí wọ́n pọ̀ sọ̀wáàfù so tí wọ́n pọ̀ tí wọ́n jọ ń rìn sọ̀wáàfù ní pé wọ́n jọ movement wọ́n jọra wọn bákan kanáà wọ́n ni tó hajjani an sahibihima wọ́n ni tí wọ́n wà dìfẹ́ndì ẹni tó mọ́n káwọn méjèèjì so ìtàn àfáàfí ma ń sọ nìyẹn pé nínú àwọn ọ̀gá tó dáa tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Qur'an so ìhà Qur'an èyàn lè tó wáyé pé láàká èyàn yìí so ó dáa fíyàn ha kíyàn tó wá máa kà dáadáa gan so kó dá kí ẹmà kàwọn dáadáa gan wọ́n ni fallahu qadirun ala kulli shay wọ́n ni ọlọ́wọ́ bá ní kàpá lórí gbogbo nǹkan wa naqulu kama qala ahlul ilm àwọ́ sọ gẹ́gẹ́ bá olùmọ́ sí sọ pé amanna bihi àwàgbà gbọ́ kullun min indi rabbina gbogbo àtọ̀dọ̀ olúwa wa ló ti wá ìtawò mọ̀ sọ nìyàn fama akhbarana Allahu bihi ìtọ́lọ̀ bá wá fún wọn rò rẹ̀ قلنا هو حق وصدق ان يودودوني ودودوني وما صحت السنه عن النبي صلى الله عليه وسلم بذلك ان تباني له من سنه رضى النبي صلى الله عليه وسلم قلنا هذا حق وصدق ان يودودولي ودودوني سو الله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك على وأتوب والسلام عليكم ورحمة الله وبركاته